Amen. I hope, I hope your oil, your instrument of trade, everything is around now. Because we have for now. In the name of Jesus. And I sanctify the oil, the water, the handkerchief, and the materials. Raise it up, don't worry, raise it up. In the name of the Father, Amen. In the name of the Son, Amen. In the name of the Holy Spirit. Amen. In Jesus' name we pray. Put a little bit of the oil into your mouth. And swallow it. Say, my mouth. My mouth. enemy has encountered the anointing oil. Ó ti ní ìbápàdé pẹ̀lú òróró àdúrà yìí. As from today. Láti òní yìí lọ. Every eating sickness. Gbogbo àìsàn tó fara sí. In my body. Nínú ara mi. Is dead. Ó ti dòkú. As from today. Láti òní yìí lọ. My mouth. Ẹnu mi. Shall be larger. Yóò tóbi. Than the mouth of my enemies. Ju ẹnu àwọn ọ̀tá mi lọ. My mouth shall not kill me. Ẹnu mi ò ní pa mí. My mouth. Ẹnu mi. Shall bring me testimonies. Yóò mú ìjẹ́rìí fún mi. Shall bring me breakthroughs. Yóò mú àlùyọ fún mi. In Jesus name. Ní orúkọ Jésù. Shout amen. Ṣé àdúgbòrò ilẹ̀? Now anoint your head. Wá fi òróró ọ̀hún sí orí rẹ. With the oil. my head. Orí mi. You are the symbol of my destiny. Ìwọ ni àpẹẹrẹ àyànmọ́ mi. As from today. Láti òní yìí lọ. My head shall be lifted up. A ó gbé orí mi sókè. Above the enemies round about me. Ju àwọn ọ̀tá tó yí mi ká lọ. Insanity is not my lot. Ìsínwín kì í ṣe ìpín mi attack of the head is not my lot. Ìgbógun orí kì í ṣe ìpín mi. I soak my head in the blood of Jesus. Mo rí orí mi fọ ẹ̀jẹ̀ Jésù. In Jesus' name. Ní orúkọ Jésù. Amen. Àmín. Rub the oil on your two hands now. Fi òróró ọ̀hún pa ọwọ́ rẹ méjèèjì. Your two hands. Ọwọ́ rẹ méjèèjì. Something is happening here already. Ohun kan ti bẹ̀rẹ̀ sí My hands. Ọwọ́ mi. You are the symbol of my labor. As from today. Every good thing that I touch. Shall prosper. In the name of Jesus. Every chain upon my hand. Is broken to pieces now. In the name of Jesus. Every chain upon my hand is broken to pieces now. In the name of Jesus. A louder amen. Now apply the oil to your legs. Your legs. My legs. Ẹsẹ̀ mi. You are the symbol of my walking. Ẹ̀yin ni àpẹẹrẹ rírìn mi. Beginning from today. Láti òní yìí You will take me to the place of my testimony. Ẹ gbé mi lọ ibi ìjẹ́rìí mi. You will take me to the place of my blessing. Ẹ gbé mi lọ ibi ìbùkún mi. My legs. Ẹ̀yin ẹsẹ̀ mi trample upon every serpent and scorpion. ẹ tẹ gbogbo ejò àti àkekèé mọ́lẹ̀. opposing you. èyí tó ń takò yìí. beginning from today. láti òní lọ. my legs will not carry me into danger. ẹsẹ̀ mi ò ní gbé mi wọnú ewu. my leg will carry me into testimonies. ẹsẹ̀ mi yóò gbé mi wọnú ìjẹ́rìí. in the name of Jesus. lórúkọ Jésù. a louder amen. àmì tó rinlẹ̀. Now, if you have any sickness on any part of your body, apply the oil to your hand. Fi òróró náà sí ọwọ́. And rub it where the infirmity is. Don't bother whether anybody is looking at you. If you need to dip your hands inside your clothes, do so. Mo Aha. Rub it. Ìwọ. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Amen. Amen. Once you've done that, Close the oil and put it carefully away. The first thing you have to do. Ohun àkọ́kọ́ tó ṣe. Is to anoint your doorpost. Ní pé kó o fi yan àtẹ́rígbà ilẹ̀kùn rẹ nílé. when you get home anoint your door post. tó o bá ti délé fi yan ilẹ̀kùn rẹ nílé. if you have a shop anoint the door post. tó o bá ní ilé ìtajà yan ibi tó ti ń tajà. you have a company anoint the door post. tó o bá ní ilé iṣẹ́ Iyun àtẹ́rígbà àti wọlé iṣẹ́ òun. When you use this oil on the sick, the sick shall be made whole. Bá lo òróró yìí fún àwọn aláìsàn, ara wọn yóò dá. When you use it on the unfortunate, the unfortunate shall become fortunate. Nígbà tẹ bá lò fún olórí búburú, orí búburú rẹ̀ yóò paradà lórí When you use it on the dead, the dead shall come alive. Nígbà tẹ bá lò fún òkú, òkú yóò di àlàyé. Thank you, Heavenly Father. Adúpẹ́ bàbá wa Now that you have anointed yourself. Nísìnyí tẹ̀ ti fi òróró yìí yan. You are in a position to pray very powerful prayer. prayer. And the prayer is a powerful shout. Everybody remains standing as you shout this particular prayer. The Bible says, Touch not my anointed. Do my prophets no harm. Say, Anointing that breaks you. Fall apart. In the name of Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Amen. There is a word of prophecy for seven persons. I don't know who they are. But these words shall certainly come to pass. Ṣùgbọ́n ọ̀rọ̀ wọ̀nyí yóò Number one. Èkíní. There is a woman here. Right now. Lọ́wọ́lọ́wọ́ báyìí. Nobody knows your husband. But very soon. Ṣùgbọ́n láìpẹ́. The Lord shall promote him to celebration. Olúwa Two. There is a man here ọkùnrin kan wà bí. They have been stealing from you for years. Wọ́n ti ń jà ó lólè fọ́pọ̀lọpọ̀ ọdún. What they have stolen. Ohun tí wọ́n ti jí. The Lord shall multiply it by ten. Olúwa yóò sọ ọ́ di ìmọ̀tò. And bring it back to your camp. Yóò ti kó padà fún ọ. There's, some, there's somebody here too. Ẹnìkan náà wà bí. You have been crying to the Lord o ti ń ké sí olúwa. but by the next anointing service Jesus carries in his coming. pẹ̀lú bẹ́ẹ̀ bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn nígbà táwọn fi wá fún ìfòró ìfòró you shall have a giant testimony to share. ó ní ìjẹ́rìí ńlá dàgbà láti ṣe. There are some people here tonight. Àwọn kan wà níbí báyìí. The Lord will usher you. Olúwa yóò mú yín wọ. Into uncommon wealth very soon. Inú ọrọ̀ tí ò wọ́pọ̀ láìpẹ́ yìí. Yes. Bẹ́ẹ̀ni. You, that person over there. Ìwọ tó bẹ̀ lọ́wọ́ yẹn. The places your enemy say you will not get to. Àwọn ibi tí àwọn ọ̀tá rẹ lò dé. The houses they say you will not build. Àwọn ilé tí wọ́n lò kọ́. You will do all these things in the name of Jesus. Ó ṣe gbogbo rẹ̀ pátá èròjà Jésù. There is someone here too. Ẹnìkan náà wà níyì. Because of your preparation towards this program. Nítorí ìmúrasílẹ̀ rẹ fún ìpàdé yìí. You enter into dry fast. O bá wọnú àwẹ̀ bíríbírí lọ. The gospel should tell you. Olúwa ni wí fún That your miracle and testimony shall be great. Pé iṣẹ́ ìyanu àti ẹ̀rí rẹ yóò tóbi. Then, there you know. those who have been traveling out of town àwọn tó ti ń rin ìrìn àjò. in order to consult the devil against you. láti lọ bẹ èṣù lọ́wẹ̀ nítorí tirẹ̀. confusion will envelope them. ìdàrúdàpọ̀ yóò ṣí ìdìbò wọn. Father, it is written. Bàbá That your children shall to the hills of the their head. Àwọn From there comes the help. The help comes from the Lord who made them and earth. Ìrànwọ́ Do not suffer their feet to be moved. For if thy keeper them will not slumber. The ẹni tí ń pa ọmọ. Thy keeper Israel shall end that slumber not sleep. The Lord shall keep your going and your coming out. The Lord shall keep you in all your ways. No evil shall befall you. Búburú Neither shall any plague move near your camp. It is well with you. In Jesus' mighty name we pray. Let